ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لمن كان قبلنا من الأمم وهي وصيته لنا كذلك قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا إن رسول الله صلى الله عليه وسلم كان أصبر الناس لأذى الناس وكان يتحمل غيرة نسائه وما وقع منهن نتيجة لفرق حبهن له صلوات ربي وسلام عليه وقد دخلنا في قصة امرأتين اللتين حذرهما الرحمن من التعاون والتضامن والتعابد والتعاقد على رسول الله صلى الله عليه وسلم وقد أشكل أمرهما على عبد بن عباس رضي الله تعالى عنه أرضاهما ومكث سنة كاملة يريد أن يسأل عمر بن الخطاب فما منعه من سؤاله حتى مرت عليه سنة أو حتى حال إلى حول إلا هيبة عمر له رضي الله تعالى عنه وأرضاه لكن أبلا بن عباس حج ما من المؤمنين وحمل له إداوة ليقضي بها ليقضي بمائها حاجته فلما قضى حاجته اقترب منه قبل ابن عباس فبدأ يسب الماء من هذه الإداوة على يد الخليفة ليتمكن من سؤاله عن امرأتين اللتين قال الله تعالى فيهما إن تتوبا فقد صغت قلوبكما وبهذا سأل عبد الله بن عباس رضي الله تعالى عن أرضاء أمير المؤمنين عمر بن الخطاب أنهما فبدأ عمر يقص عليه قصتهما وأنهما عائشة وابنته أي وابنة أمير المؤمنين عمر حفصة رضي الله تعالى عنهم أجمعين وقد وقفنا على قول أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه وكنا معشر قريش نغلب النساء فلما قدمنا المدينة إذا قوم فلما قدمنا الأنصار إذا قوم تغلبهم نساؤهم فتفق نساؤنا يأخذن من عدد نساء الأنصار وفي رواية من أربي نساء الأنصار فكلمت امرأتي يوما فصحت عليها فراجعتني فأنكرت أن تراجعني فقالت لما تمكن أن أراجعك وإن أزواج رسول الله صلى الله عليه وسلم لا يراجعنه ولا تأجر إحداهن اليوم حتى الليلة فقال عمر بن الخطاب رضي الله تعالى لمرأته وحفصة قال نعم حتى ابنتك فقال فرعون بعض سوان المسلمين أترى لكي قرأت قريفا النبي صلى الله عليه وسلم أن ترى برد ما جاك يسمقوا ألو بل سنكون كان النبي وبني سليكوا لاري أتي أموارا لي أتي الصحابة لي كي أولا يتلاوى توقع كلوا النبي صلى الله عليه وسلم قبل الكيامة ẹ̀rọ àmì ẹ̀sìn mò ń jọ àṣìkòrò ló ti bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́gbẹ̀ sí ẹ̀rẹ̀ lè ti bẹ̀rù ẹ̀ àníkàkùnlọ ẹjẹ́ àpọ̀nù ọlọ́run káwa máa rawọ́ sí wa in tí ìpayà rẹ̀ ó fi rọ̀ lọ́rùn ibẹ̀ ni kọ́ bá wa sí lórí wípé àwọn obìnrin ẹni tí ò ní mọ́sù ni wọ́n tí ma ń dá alágbára amẹ́lẹ̀. Ànábì sallallahu alaihi bó ṣe kàǹkà tó tó jẹ́ ànábì ọlọ́run àwọn ìyàwó rẹ̀ wọ́n mẹ́ àwọn afẹ́ sọ fún ẹni tí ó nínú àwọn ọkùnrin èyí tó mi ohun ṣe bí mọ̀láìká ló tí ó nì ní ìtọ́ ọ̀fẹ́ ṣe bí sọ́mà ló ti lọ kíw àwà máa wò a ń pariwo fún apẹ́kọ́ tó lè níyàwó méjì mẹ́ta àwọn maturity kan gbọ́dọ̀ wà láàrin yẹn ṣùgbọ́n nǹkan tá ń sọ yìí èrù tó ní abúlábìnà abbas in bí ọmọ Khattab lérè àwọn olóbi méjì ọ̀rùn tọ́lọ nípa ẹ̀bá jáwọ́ níbi kẹ́ ẹ máa pàọ́pọ̀ máa kó ànẹ́bì mi láyé òkè nulé kó fún mọ́mọ̀ tí ṣe mẹ́láàrin yí ẹgbà pé ọlọ́run ọbọ̀ òfàrùn bí rẹ̀ lẹ́ o yóò tó fún ọmọlẹ̀ ìkànà lọ yóò tó ọmọ mìíràn lọ kọ́dà ó lè pa ó lè pààrọ̀ gbogbo ẹ̀yẹ obìnrin abẹ́bùnà bá sí lóun fẹ́ máa méjèèjì ẹ ọwá lọ pẹ̀lú Umar bin Khattab ọba sí hajj Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó ń sọ wípé wa kunna ma'ashara Quraishin àwọ́ta àjára Maka naglibun nisa ai obi ìdáṣọ́wọ̀ wa abadan abadan iṣẹ́ sí wọn àwọn obìnrin náà sí ma fún wọ́n madinata ìdá kọ́ọ̀mù tàbílùmù nìsáwọn ṣùgbọ́n bàtà àjò mẹ́dínà ìdàkejì ẹ̀ lábámbẹ̀ ọkọ ní máa dákẹ́ ìyàwó ní máa sọ̀rọ̀ rọ́ọ̀sì tọ́lẹ̀ náà lọ́rọ̀ wọ́n jẹ́ dàkejì ara wọn ìrù ọyà mi umaru sọmbìnìsì ya àkúdùnà min adábì nìsá ilẹ̀ àǹsọ̀r ṣùgbọ́n bàtí ìfọ̀rọ̀wọ́lá ti ń ṣẹlẹ̀ àwọn obìnrin tiwa náà wọ́n ti ń gba ìwà àwọn obìnrin àwọn ìṣọ́rí wọ́n ti ń gbé wọ̀ bí ẹrù riwaya mi wọ́n wípé pàtàkùkọ ya min arabi ala bil hamza làkáì ní mọ́n pẹ̀bẹ̀ irú ìdọ́ọ̀kalẹ̀ irú ṣe sí àwọn obìnrin àǹsọ́rí gbáti wá pàbí kọ́ ọmọ iná kí wọ́n dálò gẹ́gẹ́gẹ́gẹ́ múlẹ̀ gbọ́n ọ̀dọ̀ sẹ́ dáhùn gbogbo àwọn wà báhùn inú ẹgbà wá mi falamma kọrìmọ̀ mẹ́fíẹ̀ tàtàzàwájìlá tàtàwàjà bá àdùnà min nisáìlì ansọ́r àti ẹ̀rinú àwọn èèyàn wa tí ẹ fẹ́nu àwọn obìnrin àwọn ansọ́rí tó jẹ́ wípé gbẹ́mi sí omi òtó ìmá ń ṣẹlẹ̀ nínú ilé nípa ojẹ́ fún mi lé báyìí wọ́n ló ti fún mi lé sí báyìí eléyìí ọjọ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo ẹni tó bá fẹ́ fẹ́ tí èsẹ́ ìyá rẹ̀ tàbí tí èsẹ́ ìlú rẹ̀ ìfẹ́ gbóná gbọ́tẹ̀gbọ́n mẹ́rin oṣù tutù èèyàn mọ́ ń stọ́dì ìrìn tí ẹ̀fẹ́ bádà nkẹ́kọ̀ọ́ atọ́pin àtóbe ajọ stọ́dì lọ́dọ̀ ẹ̀tẹ́ ti bá wọn ṣe rí ìní ẹ̀ẹ́mà lọ́dọ̀ àwọn tí èèyàn lè sọ pé ah, ẹni ọlọ́lá wílé wọn lè parọ́ obìnrin sì rẹ̀ aṣọ wípé obìnrin ṣúrọ́tìta asúrì ọwà lára wọn obìnrin tètè mọ́ ń gbà nǹkan nǹkan lọ́pẹ́ méjì tí bá ti ń súnmọ́ obìnrin obìnrin tètè mọ́ ń gbà mara ẹ̀wò tí wọ́n ọkùnrin kó tó rí ojú ogun léyìn ọ̀nà ọ̀pẹ́ àfẹ́nìkọ̀ọ̀kan tí ó jẹ́ púpọ̀ níkan sí àwambọ̀. ìyàwó Umaru àwọn àjọ ń sọ̀rọ̀ lólé níjọ́ kan farọ́jà àti Umaru ní fasíhtù alamurati nínú ìwá mi fasahirtu nínú wáyà gbogbo ẹ̀ tí indalagọ́dọ̀ kéyè gbé òkè tí ó bá ń bí yàn ẹ̀ẹ́ kí ló mú ìtẹ́lẹ̀tẹ́ tó bá jọ rẹ̀ ọ̀sọ̀bá sí àwọn ìgbẹ́nà ìyàwó bá ní ẹ̀ẹ̀mẹ́jọ eh, eh, gógóngó yí ọjá ó se úmọ́rù ní èèmà torí kọ gbọ̀rú ẹ̀rì tó tí ọkọ bá kẹlimọ́nì ló ṣùgbọ́n tó jẹ́wà ń sọ́rí àwọn àmàdínà tọ́kọ́ bẹ́ẹ̀ sọ wípé báwọn tó ní kẹta ń tẹ́ẹ̀dẹ̀ lẹ́rẹ̀ eh, mo lè jókòó ẹ̀yìn ẹ̀wà dáfúra yìí na mẹ́bìnú inú sí mìdínú lọ bá ń da parí gbà náà tẹ́ẹ̀sọ̀nù láti jọ manager ọ̀bẹ́ bí é ṣe tíẹ́nì wọnù tí ìbẹ̀lẹ̀ Yorùbá ilẹ̀ ìbẹ̀lẹ̀ Haúsá ìbẹ̀lẹ̀ Ìgbò gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan ní láwọn ẹ̀sẹ̀ tí kẹsí kejì fẹ́yìn ni ìyàwó mọ́rún náà bá fún mọ́rún lè sí pé kí ló dé tó fi ní kí mọ́ fún ọ lé sí ṣe mọ́ wọ́n dẹ́rìn ìrìnlú náà ni Ah, ẹgbẹ̀ tí máa síbẹ̀ tí pẹ́ta ti ẹ̀mọ́ wọ ìyọ ọkùnrin gẹ́rùn ẹgẹ́ wà iná azúwẹ́dẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣẹ́lám lọ́yọ̀rọ̀ jí iná àwọn ìyàwó ọ̀nàbí gẹ́rẹ̀ máa fún lẹ́sì mọ́rùn-ún àwọn ìyàwó ọ̀nàbí láàárọ̀ dalẹ́ díjọ́ kejì ní wọ́n mi ń gbami inú ẹ̀yà mi umar ní tí àti afsọ ní ọ̀rọ̀ ah. ìwọ̀n sọ fẹ́mi kí mẹ́fọ́ lẹ́tì wà inna bintaka la tu'di rasulallahi sallallahu alaihi wasallam ọmọ ti ẹ gbogbo tí sì ń fojú ànàbí láwà ń gbọ́ ìjánàbí jẹ́ wọ̀ ما يستطيع أحد أن يكلمك أنك قولي قولي سرطان لك وفسي لأبي ينتوي سيانو وإن بنتك لا تكلم رسول الله صلى الله عليه وسلم حتى يضل غضبان أما تيه أسيما فنبي مسيو تي تي تي أنبوه فيما بينو أنا أرأي ọ̀rọ̀ inú yàrá ni àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ inú pálọ̀ ni àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ inú kichin ni tí ó bá yìnbọn gbọ́nta lábúgbẹ́ ń bá kọsẹ̀ bàrú rẹ̀ àbú ẹgbẹ́rù yìí òṣìṣẹ́ ọ̀la ẹnìkò ṣùgbọ́n ọ̀gẹ́ta ayẹwọ́ sí ìdó lọ rẹ̀ bẹ́ẹ̀ sí lọ èyí tó bí ń fi pamọ́ mẹ́lẹ̀ fi pamọ́ tọ́bọ̀ fọ́kọ́ dàbáwọ́ èyí tó fi pamọ́ mẹ́lẹ̀ òṣèré ni ó lójú pamọ́ ẹ̀nà ọmọ lọ́wọ́ a sọ fún apẹ́tí àwò bá ti pé méjì méjì ọgbọ́n àtòrí méjì kò sí ọkùnrin ọ̀hún tó lè pé kọ́lọ̀ owó fi sẹ́ ẹ̀hún kò fi jọ́jì wọn mọ́ ìwọ kọ́lọ̀ ní máa ṣe àwọn ìyàwó náà wọ́n sọ́dẹ̀ tí ò ní máa ṣe

láti fi mọ́ ògbó lójú ìyàlẹ̀ ẹ̀tẹ́ ni ó tí ó bá wọ́n ń sọ fọ́kùnrin náà wípé tọ́ ọba ti níyàwó méjì mẹ́ta ó lè sọ wípé sí ọwọ́ rẹ̀ ní kó fọ́lẹ̀ jẹ́rùmà èyí ó pọ̀ ní dùá èyí ó sì pọ̀ ní sigfar torí wípé àwọn àgbàlagbà wá ní ẹ̀fì kún fáwọn obìnrin náà tọ́lọ ń bá ẹ̀fì ẹ̀sọmọfóbè tọ́bẹ̀ ẹ̀bù ẹyọ kan lọ méjì mẹ́ta látọrí tọ́jẹ́ ẹyọ kan lọ ẹ̀sọfóbè nǹkan sọ wípé bọ́ọ̀m bá ṣe ń ṣe láàrin àmà àwọn olóbì ọmọ nǹkan sẹlẹ̀ míràn ní kọ́lọ̀ ọlọ́run ọba náà sí ń ṣe ti ẹ̀nà àfọ́pá ìṣẹ̀lẹ̀ à ń sọ ní ti bẹ̀rù ọlọ́run pé ọlọ́run bí àṣẹ̀rù kábí ọdá o àwọn obìnrin wọ́n gbọ́ pé ṣe bá ń dẹ̀mì ọ̀dájú ara wọn pé yòríyàwó méjì ó sọ pé ó fi sí àwọn òwà ìjẹ̀nàmà ẹ sọ fóbìnrin náà pé tọ́mọ rẹ bá ti jẹ yọkẹ lọ méjì mẹ́ta sẹ́nu ti ẹ̀ náà gbà pé oníbọ́ kẹ́ẹ́sẹ́ ọmọ ọlọ́mọ o bí mo ṣe ń ṣe láàrin ọmọ wárà àrùn ìwọ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ mi kò sí omi ọ̀run

ẹwà doríkodò ẹ̀lẹ́ fún mọ̀lẹ́sí sákọ̀tẹ́ kìtà ní ọmọ ìfún mọ̀sí sọ pọ́ náà ọmọ mẹ́nà àpàmà torí pé orí rẹ̀ dáadẹ́ gbogbo yìí ti tẹ̀lé wọ́n pè náà nù yá àjọ ọlọ́lọ́n kò sí jàmá ìlàfí sọ àbáwàráwá bínú àbárawá yọ eléyìn ọlọ́run ló lè pin méjì wà lẹ́n tí ọmọ bá yẹn yọ ẹn tí ó ma lùlú kọ́tẹ́kọ́tẹ́ ayùn ni àpọ̀ ẹn tí ẹ pé inú rẹ̀ ó ma bàjẹ́ ẹ́ ah, ìmúlò sí ìtọrọ méjì kí tẹ́yìn o yọ wà mẹ́rọ balúgbẹ́ fara rẹ̀ pẹ́ ìmúlò sí tẹ̀kì ní ìrú rẹ̀ o lọ́nṣàánú mi o àwọn èèyàn lẹ́ni ọlọ́run ọwà kéré àwọn mọ̀ àwọn ìyàwó ìsàsánlám wọ́n mọ́ ń fà nàbí mẹ́lẹ̀ sí nítorí wípé ànàbí tí a jama'a è bá ṣe ìgbà tí ń tọwọ́ nǹkan Mr. President time báyìí inú lílọ jẹun time báyìí nígbẹ́kọ̀ sásùn tí ń tọwọ́bọ̀ tọwọ́bọ̀ tọwọ́bọ̀ ìyàwó ọba ń jọun a máa ọba mú ṣùgbọ́n sí láàfin nínú yàrá tí ọba bá yóò yẹ̀wò tóbi bá ti fẹ́ sọ wípé kábíyèsí ní ẹ̀yìn láàárọ̀ ní ẹ̀yìn lẹ́pò kan fúnra yí ọkùnrin ni ó pò kan àfi tó bá ma ọgbẹ́ tí èyàn tó fi lè mú orí obì wálẹ̀ ilóòsìkí ọkùnrin tí isi lè mánéjì obè ọ̀lẹ́ inú wa nù tí ọ̀rọ̀ pé bọ́lọ̀ ṣe so ní ọkùnrin ohun lè dúpẹ́ ẹ̀tàn májìyàn pọ̀ ní ti bẹ̀lá àwà àti wọn táà fi jù wọn lọ kìí ṣe kéké ní bọ́lọ̀ ṣe dáwà àwapọ̀ ẹ̀rẹ́ mi ká tún ṣe léyìn kábàrí ṣe léyìn ká ṣe léyìn fáwọn bí ó sì mì bínú jẹmọ́ ẹn tó rí bí àwọn aramẹ́ka náà lẹ́nu ọ dìsí wípé ó ti sọ fún ìyàwó ẹ̀ yes nílé yes tí bá no no ààfi sílẹ̀kùn kùsù náà lẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìyàwó yán bẹ̀rù ní ti bẹ̀rù mọ̀nàbíkì ọ̀kan ni

àfáàtọ̀ wọ́n bá wá ọwá doríkòdò pé àà ah, ọmọ yìí ilé olè ṣùgbà láyé ọba wá rí lójú rẹ̀ ọba wá ní káàfà ògbóríókè ọba wá ní iná rújùl ẹn tó lọ́mbà ti fi olórí tó bá lè gbogbo àwọn tí ṣùgbọ́n tọ́lọ mọ́ wá fíyàn sọ lórí tọ́ wá rọ̀ gbogbo ẹ̀tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ wọ́n ma wá rí sí agbára tó ní òun ní rí sí ìgẹ́gẹ́ ara tẹ́lú ma ń ah! Ah! wọ́n lọ́kọ̀ọ́kọ́ gáà ikúlẹ̀ ni ma lọ́nà sọ́wí àhàfíà àkọ̀nà a ní sọ́ra wá di wèrè a ní sọ́ra wá dé hànà káà tó yí àpò tó gbẹ́ hmm, àfáwà mìírí pé ọ̀rọ̀ lálilé ẹmbá fẹ́ yà dáadáa ọ̀rọ̀ tó ti tó ọrụ fẹ́ yà nǹkan ọ̀rọ̀ tó àwọn òní àwọn òní fún àwa ní appetizer ni appetizer bíbí òní lóòkè ó tó dìpẹ́ ìtọ́lọ ń kó tí à wọ́n wà mẹ́fẹ́ sí ẹ̀ká chéńjì dára lámàsọ ọba wọn sọ báwọn inú ìta ń sọ́dá nìyàrá wárí nígbà ọ̀yá umaru bá ní àwọn àyàwó ọ̀nàbí máa yàn lóbi kí wọ́n àbárẹ́bẹ̀ ọba máa ń fa ọkẹrẹnu sọ́mọ̀ rẹ̀ ẹ́fẹ́ ní obìnrin ohun sọ́wọ́n sọ́bùsọ̀ ìdẹ́rú ọwọ́ àbúgbò ẹ̀kọ́wà ń gbọ́ àà umaru ni fàjàmátù aláyà fìyàrí ọba máa sọ́rọ̀ fanizelt bàbá rẹ̀ nìyẹ fàdàkọ́ntọ̀ aláhàfẹ́ bọ̀bìnrin sàsálàm kútùbà sáà bẹ̀rẹ̀ tuntun bọ́bá wọlé sàsálàm ọba bọ̀ ìyàwó lọ Hafsọ tó ń jọmọ Umar wọ́n yà Hafsọ tóòrò hátọ̀ ọjọ́ iná sàrásálám sẹ́yìn ìyàwó nàbí ẹ máa fara bí nàíjíríà máa yí sọ́rọ̀ wà ní ìgbà kúnnà látàjúrù wúlì yà ọmọ hátàlẹ̀ yìí ń bẹ ní ìtura yàrá bí lòdí ìfẹ́dí àtọrú ẹ̀ tí wọ́n lé sí yàwó sọ bá ní nàám a máa ṣe bẹ́ àti wọ́n náà gbogbo wọn máa ṣe bẹ́ àà Umar bá ní khibti wa khusirti gbónú ìyẹn ní túnmẹ̀rẹ̀ ní Yorùbá níbo lọ fẹ́ èèyàn ńlá ni tí ó ṣe èèyàn tó tó bí ó ṣe rí náà lọ jẹmáà kúmọ̀rù bá ní ha látẹ́sẹ̀kìrí rasúlọ́lọ́ sallallahu alaihi wasallam tí láti kẹlìmí hafẹ́ ní ẹ̀ ìràgbà oó ìràkókó ìràbà sáṣúwó láti kẹlìmí rasúlọ́lọ́ wà láti rọ́dẹ̀ yìí

wọ̀lá dàrọ yìí ẹni bí o ní dọ́là o ní náírà kò ní ọlọ́ bí ó kí ọmọ kí ni wà látẹ̀fẹ́ kó bá nàbí ẹgbà mẹ́rọ oríṣẹ́ ọlọ́mí jẹ́ kò ní shopping complex kò ní lóòpó fa in badalaki hajjatun hátà dúhùnà fàṣàlìyàn látò nílọ gbogbo tó bá ti níbi ọ̀sẹ̀ tó fi máa fọ́sọ̀ rẹ̀ ọ̀sẹ̀ tó fi rẹ̀ kíní kan kú lé kíní kò sí lé kó àsásùn nígbó tí è fi lé bí àrùn rẹ̀ kẹtẹ́ tí ó tó ní túnmọ̀ sí ọ hátà dúnà kọ́dà tẹ́ mẹ́yìn para fásitàlì ní èmi ni ọmọ àbí hmm. ẹwà múrù bàbá bá ń jáde lẹ́nì bàbá tí ó lọ bọ́mọ̀ ìlékọ wípé kọ́ olè rí ìjókò ń bí kọ́kànrí ó kọmọ tí ìṣẹ̀lẹ̀ wọ́n kẹsàgbọ̀ pé ọmọ òun lè kọ pé wọ́n ní ohun àti kẹtí ẹ̀túṣọ̀ àtọkọ níjà pé àbúrò ọkọ kan wá láti ilé ọkọ rẹ̀ ọwá sọ wípé ọmọ àwọn ò tètè dáná fúnyà àwọn tẹ̀gbogbo pọ́lẹ̀ Yorùbá bàbá wà pé ìtàwà mẹ́sìn ti ànù yáà pa àwọn ẹ̀gbọ́n ẹlọ́mí mikra ẹlọ́mí kẹni o mikra àti tó kiri àti tó tóbi nínú wà tí ọ̀rọ̀ ilẹ̀ yìí wọ́n gbà lọ́wọ́ ọkọ̀ lẹ́rọ lọ́wọ́tẹ̀ sẹ́kì Àǹtíwá kan bẹ̀rẹ̀. màmá wa tí wọ́n bí àǹtí wọn wá wà lọ lẹ́kọ́ wọ́n wá irun orí àǹtí wa tó tí wà ní lónìí ó tó sún ọ̀dọ́ ọkùnrin ma tí rí tí wọ́n rẹ̀ báyìí níyàwó ní jọmọ̀ àti wà ń bọ̀. ọ̀ràn kẹ́ tó sàpamọ́ láàrin ọ̀. hafsọ etí ẹ̀ mẹ́lò ìfúnrẹ́jì àtàmìní àtàmìní àtàmìní àyíyẹ gúgbọ́bà lọ ní gọ́gọ́bà sọ̀rọ̀sọ́lá bí ó mẹ́ tó ọ̀bà fẹ́ gbogbo tí mọ̀ ń sọ fún ẹ̀ sọ́kàn rẹ̀ balẹ̀ kọ́lọ̀ wọ́n bá lọ pẹ́ nàbí ọmọ sàdóríkodò fún bàbá tó jẹ́ Umar tí ó jẹ́ ìyá tiwa arúbí sallallahu alaihi wasallam kò sí mẹ́ Umaru ní dúó sọ́kàn rẹ̀ gbé sára rẹ̀ gbà tọ́lọ ń bá ń bá nàbí ìbínú tí ó gbé nítorí wá sọ̀tọ̀ ìrọ̀mí àǹkánì dàrọ́tùkì áwọ̀dọ̀ àmìnkì wa ahabba ila rasulillahi sallallahu alaihi wasallam yani umar aisha radiyallahu ta'ala anha gbọ́nà eh, afsọ bóyá tí ń kó tẹ̀dẹ́ bá òun ni alábàgbé rẹ̀ tọ́jú aisha ha sọ́ọ̀mọ̀pọ̀ fáìjì ọlọ ẹwọ bàbá

ah ọlọ́run nǹkan ti dé o ìrìn àfisọ gbogbo tí mọ̀ ń bọ́ sọ yìí kọ́ ọgbọ́n ní o orí ìfìgbọ́ngbà náà ọgbọ́ gbogbo tó bá ní ìdí ní sí èmi lọ́mọ́bílẹ̀ ẹlòmí in ti ìṣe ni pé ọwọ́ ma takádànù ọmọ mi ọwọ́ lékọ èmi wà mọ́ sẹ́ndọ̀ okrimus kò yé àwọn ará àjọ wọn lójú dúdú wọ́n sì ìrìlé ayé ọ̀gbé gbé mọ́láyì funfun gbé ìfọ̀kànbalẹ̀dà bẹ́ẹ̀ sì ni tí bàbá bá ń sọ bá ń fọmọ rẹ̀ bàbá tí ń wà sí mi fúnra rẹ̀ àti fọmọnù mọ́rù sàṣọ́bá ó bá padà lé rẹ̀ bàbá tọ́lọ ọgbọ́ ọmọ tó rígbà kọ́kọ́ ó tó gbà díẹ̀ sígbà ó ní fàjọ́ àṣọ́ ibìlà ansar فضرب الباب ضربا شديدا زعم إنشاء يضرب الباب فكبت دي سيجان أني من إيو أوسو ابن خولي فأدونا لي النبي يذكر تم يولون جاك دي تولون جاك دا تم يذكر قولوا لو بدلي أي شيء أبدلوا لي ní bá ń kẹ́lẹ̀ fún léhun lẹ́yìn ṣáyìí gbogbogbogbogbogbo ala khilafi al'ada kèsí ìkẹ́lẹ̀ gbogbogbò bá ń tẹ́lẹ̀ o náà tètè gbọ́ tẹ́bẹ̀ kọ́dà náà ọba ni àtàmàwú tí ó bàbá olóyìn wà lé nínú wáyà mi anáyìmùnúwù àbábọ́lẹ́kùsọ ní ẹ إنه قد وقع أمر عظيم ما تجيو انكسلوا بس نقولني وكنا ننتظر ملك غسان أسير تيوبا غسان لو تنع العين تنع الخيل ليغزونا أو لتغزونا أو إن بابا تالو إجيني دي بابا ni إن بابا تالو فسي بما نكون بيبيا ogun láti wá bá wàjà inú ti gba alẹ́gbẹ̀ẹ́ pẹ́ gọ̀sánù bọ́ bẹ́ẹ̀ sì ní gbogbo àwọn lọ́balọ́ba lásìkò ní ìtẹríba fún ànẹ́bì àti ọba tí ń bẹ ní sàmù tẹ̀gbẹ́ gọ̀sán ó sì bí ó sì kọ́ lẹ́dàṣẹ́ mẹ́tẹ̀ẹ̀kẹ́ òun bọ́ àtẹ́ntàgbẹ́lẹ́jọ́ sí ọgbà sáàmẹ́gán àtẹ́yàtàrí bí yóò mọ́ àrùn yí umaru wa ni bóòrù sí gọ̀sánù kan bálùhúwà aṣáàdù mílẹ̀lù gọ̀sánì wà áhúwálù in tó ṣẹlẹ̀ tó dé ó burú jẹ́ jù kọjẹ́ pé gọ̀sánù lọ wá kó alẹ́rù lọ kájú gọ̀sánù fẹ́ lẹ́bẹ́ bọ́bá pàwàlù àdìjẹ̀nà insha Allah bókó alẹ́rù náà tí dídídídí ẹ̀mí yóò pín tọ́kà bá bàbá lọ́wọ́ kí ló wá ṣẹlẹ̀ gbá náà ó ní tọ́lápọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam nisa'ahu umaru anabi ti kọ gbogbo ìyàwó rẹ̀ ẹwọ anabi ti kọ gbogbo mọ́rún ní ha khabat Hafsa wa khasirat ah this is so Hafsa ah kí yóò ọmọ kọmọ gbọ̀rọ̀ bí eléyìí kí ọmọ bá sọ̀rọ̀ kọmọ bàbá isa banújẹ́ báwọn

kí ló tó wá àpàtẹ́ pé gbàtí umaru fẹ́ sọ fún aosubunan eh, eh, eh, kọ́ ní nígbàtí sọ fún umaru in tọ́ sọnù nígbà umaru náà tó ń rọ ọgbà blẹ́mì abbas in tọ́ mẹ́ ni ọ̀rọ̀ yìí annabi sọ fún ìyàwó rẹ̀ pé gbogbo yí pátá ìsìn ní bí yàrá yí ma kí ni tọ́fà àìdébẹ̀ wa ìdí ọ̀rọ̀ fún ọbẹ́ sọ ìkéése ìlú kéèsẹ̀lẹ̀ Ìgbò kéèsẹ̀lẹ̀ Haúsá o ó bí kan ó sì wà ní ọkọ̀ méjìlẹ̀ kankaná tí è sọdún kan tí è sọdún méjì ṣùgbọ́n gbà mí ọlọ́run ìjẹ́káwò ó jíyàn àìdá tọ́sẹlẹ̀ táàfi wá di ẹ̀kọ́ fún rẹ̀ wájú ẹlòmí tí ọba tí ó là ìdá ṣẹlẹ̀ sí kò ní yóò ní ọ̀rọ̀ ní ọ̀pá ṣùgbọ́n lónìí jọ ṣẹlẹ̀ sí gbúwa obìnrin kéyìn oòrùn nǹkan lẹ́ẹ̀mejì kò sínú sí sí wọn kú rúrúrú tọ́kùnrin máa ronú àfẹ́ẹ̀ṣẹ́ kan ó ọ̀rọ̀ àfọ́ kọjọ́rọ̀ rẹ̀ ọgbọ̀rọ̀ mú salama lọ nítorí pé ó ní nìkọ̀rọ̀ ọba tí minha nítorí wípé ẹgbẹ́ ìyá umaru ti jẹ́ kọntama èlò bí umu salama ọmọ àǹtí sísta mi ọmọbìnrin bọ̀dá mọ́mí mi èlò bí lágbájá umaru wa gba ọ̀dọ̀ umusalama lọ́kúyà ah, umusalama tí bá gbọ́nà bàtí lẹ́yìn tí ọwọ́ ọmọ tọ́tẹ̀ káàkiri mẹ́dínà yìí tọ́lá mìtìkọ́ gbọ́ ìyàwó rẹ̀ ha kí lẹ̀ gbẹ́wò yìí tọ́lá ń bá sí ẹgbọ́ yìí tọ́lú jẹ́ mọ́rún ní sọ́n ti gún lẹ́bù ó ní jóná tadkhulu fi kulli shay jáde ó sílẹ̀ sínú nǹkan lọ́wọ́ mẹ́dá sí àtàtí lọ́wọ́ sọ̀tọ́rọ̀ wọn sáà yìí ó ti mọ́ bá lọ́bí dà sí ọ̀nà inú ilé rẹ̀ mi ní ìsìn wà inú àdúwájàkún yàgọ́rùnà aléìkòrò àwọn ìyàwó yín ẹ̀rùn náà máa máa jòwú tó ẹbá ti níjẹ ẹyẹ kẹlẹ bẹ́ẹ̀lẹ́ ọkẹgẹ́ èèyàn nìkan ó níyàwó méjì ọ́sẹ̀ ní ọ̀pẹ́ o ìyàwó rẹ̀ jòwú méjì tó bá ti àrùkọ́ kan ìyàkìyà ibi tó

àti tó bá lo bí ọ̀sẹ̀ kanú sàárè olélóbìn lè mábáyì lọ́kàrí tó sí àbálẹ̀. Umaru fún ara rẹ̀, ìyàwó Umu Salama wá ní, iná lànùkẹ̀ nínú ọwọ́ jẹ́ pẹ̀tẹ̀ wípé a mọ́ bá rẹ̀ bí sọ́rọ̀ àmọ́ fúnlẹ́sì ni, jẹ́ ń sọ fún àmọ́ fúnlẹ́sì o, ọkọ̀ ti a ní. Sàíta Hammala Zalik, èsì tá a bá ń fún

wàláyé mọ́nzó bàtà ní ṣe bàtà méjèèjì nítorí ẹ̀já lálóbí ọ̀pọ̀ ẹ̀sẹ̀jú wọ́n náwà tààtà àjá sí ọkọ̀ mọ̀ ní anáwàdá anẹ́nìyàmọ́lá wàláyé àwọn ẹjọ́ orin lódó àrẹjapa lódó apẹja tó bá lè ń bẹ̀lẹ̀ ànẹ́bì sọ́lọ̀ ń kí rẹ̀ bá bẹ́yìn náà bá ń nínú ọdún tí wọ́n bọ́ lọ́dọ̀ ọ̀nà bí ẹyẹ kí gbogbo ayé tẹ́ẹ̀dọ́kùnrin àtòbìkẹ́ fún owó obìnrin rẹ̀ sí umaru ni fanadimtu alakalami ojú ẹsẹ̀ báyìí ẹnu mi ọ̀rán ọ̀rán ma ọ̀rán ọ̀rán ma irú kí mọ́ lọ sọ yóò kí ìsìn mẹ̀kí dálé ẹnu mi ọmọ wọn mọ̀ ìsádẹ́bọ̀ sí ìjọba ọmọ wáwá ẹnu ọ̀nà yàtọ̀ síra wọn tó bá fẹ́ wá bá sọ̀rọ̀ bá sọ́ tó bá fẹ́ kíwọ́kíwọ́ ọkọ̀ tí a ní ànàbí tí ní la ilaha illallah sallallahu alaihi wasallam jàmá kódà kéyìn ọ̀fẹ́ obìnrin tẹ́yìn ọ̀fẹ́ bí ò sí dáa fóbìn láti ní ẹmẹ́jì àtàrà wa wọ́n èé torí obè nìkan wọ́n èé fi fi ọkọ wọ́n èé torí ọlọ́n nìkan wọ́n èé fi ìfọkọ̀ wọ́n èé sí ìtọ́rọ ọlọ́n nìkan níyàwó bọ́n àà mo ti tán torí ọlọ́n òkú ọlọ́dàn fún ọlọ́n lọ yọ̀nda fẹ́ obè ń torí mi <laughs> ṣùgbọ́n gẹ́gẹ́ ilẹ̀ ọlọ́n gbà ọ́ ṣùgbọ́n alhamdulillah eh, aláwọ̀lọ́wọ́ lójú kí ìjábò wá olèlé wá káyẹ̀ mọ̀lé gúrí ìyàwó ìlànà sọ pé eh, ẹ̀ gbọ́rọ̀ mọ́rún ìyàwó ara yín fúra yín bẹ́rẹ̀ wọ́n sì mọ́rún yọkọ ara yín fúra yín nǹkan púpọ̀ ní tẹ́ gbogbo tí ìdàgbò kẹta jẹ́ sọ sí ẹ̀rí ìyà lè sáàsù kìí ṣe bèèrè gbogbo àgbàlagbà wúra wọn lójú pé á ah, ìjókòó yìí ṣe yóò nítumọ̀ lónìí pé Saudi mọ́sá wọlé jọ kẹ́lú wọn fọ́ọ̀rọ̀ búburú àti mọ́lẹ̀ ní kí ń dámi lóhùn sáré kan kò sí pọ̀dá yílé o kò sí sáàsù lé o kírò obìnrin wọ́n mẹ́lẹ̀ pé kí n gbó ó gbomi fún mi kí n mọ̀ àtàwọn kẹ́mì kẹ́mì mú ní àpàràgbà ní ẹ̀yìn ọ̀rọ̀ tàà wá yẹjú ẹmẹ́jì èṣù ògbé àpò mẹ́ èyí tí àfá àṣọ ì bó ṣe rí sí òun ló sì sọ́n ebí kìí sí ìyàwó tiẹ̀ gbogbo complain kò ní jùmọ̀ ebí ìyàwó tèmi ni ó sì tẹ́ èmi lọ́rùn

kọ́kùnrin ọmọ fẹ́nu ẹ̀ sọ pé nígbàtí ìyàwó Aisha tí ó dá ọpọ́n dànù tó ń jẹ dànù kí láàrín sọ náà gọ́ọ̀rọ̀ tó òmùkùn ẹ̀rí ayé fi ń jowú anàbí ọgbọ̀rọ̀ dápẹ̀ ìjọ́nà lọ́run kí tó bá dápọ̀ rẹ̀ yóò kò bá sàádọ́kù sí ọ̀rọ̀kùnmọ́ torí kẹrẹ lọ́run fi rán ìkẹsí ló ń gẹ́gẹ́ tí a ṣe ẹwà rí ní Aisha ṣe ọ̀ àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni tó wá affect Umar in tó affect Umar ni shiddatu hubbi lir rasul ìfẹ́ tó ní agbára tọ́pọ̀ tó ní sí ànábì ṣùgbọ́n gbogbo nǹkan lọ lẹ́nu ààlà ìfẹ́ kò sí èbúmẹ̀ ọlọ́nà àmọ́pọ̀ òtọ́ ní sọ ṣùgbọ́n tí a máa ń pè ní maturity ayé ònà àwọn àlàmọ́dì kan bẹ̀lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ọ gbọ́dọ̀ dá sí àdúrà lọ́mọ̀ fi ẹgbẹ́ ìkọrọ̀ kápọ̀ ìkọlù nífẹ́ rẹ̀ ti sì fẹ́ rí ti bá mẹ́rin ọ̀rọ̀ rẹ̀ àdúrà náà màá fi yanjú ẹ̀ kan ẹgbẹ́ ẹgbẹ́ ìyàwó jẹ ọkàn ẹwà lẹ́yìn yọ́ yóò ẹgbẹ́ ni orí èyàn pè títí tí ó ìlọ báwọn àti ẹn dàgbà tó gbà ẹn tó dé bí orí tí ó pè ìlélé ìlélé ìlélé tòótọ́ ọmọ kí ó ní fẹ́ àfà ọmọ tí ó ní fi ọ̀gá rẹ̀ ọ̀sàbúrú mẹ́ ṣùgbọ́n àìmọ́ dá sí àárín àfẹ́ ẹni àtẹ́lẹ́ àwọn àìmọ́ dá sáàrin ọ̀gá ẹni àti ìyàwó wọn ìjọ ọ̀bànújẹ́ a máa wá ìjọ ọ̀bìnú a máa wá tí làká yóò ti lọ táàkọ́ ọgbọ̀n <laughs> ah! ah! obìnrin ọmọ ẹjẹ́ أنا انتهى مثلا أعناكم الله أياكم إساس السوء أياكم الله أعناكم الله àwọn ìyá tí a náà ló gbẹ́lẹ̀ lọ́wọ́ ìyá tí yìí gíní mọ́ sọ mọ́ ìyàlẹ́ àánàkùn lọ ìsáàsù tí sọ jẹ́ ń sọ yìí ojú ìwàlẹ̀ ni o ẹwà rọ́mọ kéèkì ẹlẹ́ àgbàmọ́ ṣẹ̀rọ ah ọ̀rọ̀ obìnrin lágbára ọ̀rọ̀ ilé àgbàrí níbẹ̀ ni ah aláyé olórin búkúmọ̀ ni ọ̀fá fún àfá rẹ̀ ọ̀dá èmi máa láti ẹgbẹ́ ni tó pé gbà ọmọ kí ní rẹ̀ ni ìwà ń sọ gbogbo nítorí àwọn àgbàlagbà lẹ́ yóò bá wọ́n ní oúnjẹ làájẹ́ tán ẹnìkè ìsọ́rọ̀ tán tí ọ takẹ̀ ìrù irú ìfẹ̀tẹ̀ orí oní irú ìgbóyà pé ọdún ẹ̀yà tí àwọn ilé ìsọ́rọ̀ ọ̀fẹ́kù kí lọ pàtàkì àwọn àpàtàkì pé kèé jẹ́ ti lọ bá ọmọ làálà bí i nìlá ibi táà ti gbé ní kútúbà ìrẹ́ sáàmì bí wà á kọ́yàwó ẹ̀ àwọn ni wọ́n hù ọ̀rọ̀

ìntà bádé mọ́sásí lónìí nínú pàǹfẹ́ báyìí ọlọ́mọ́sá bá ní sáyẹ̀ rẹ̀ ìntọ́kàn wá pọ̀ pé ọlọ́ndàkùn bá ní kọ́ mọ́sí abúsí dédé wa sọ́wa sọ́nkàn ni wa bí hakila haula wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'atihi ahmaduhu wa ujalliluhu wa ukabbiruhu wa u'azzimuhu wa ujalliluhu wa شهادة من يرجو رحمته ويقع في إطابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم صلوات ربي وسلامه عليه أمتنا أما بعد فيا أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصيته لنا كذلك قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام قد أرسل الله سبحانه وتعالى إلينا أعدل الناس خلقا أعدل الناس معاملة أصبر الناس على أذى يقو عليه من غيره فهذا هو رسول الله صلى الله عليه وسلم فانظروا إلى تصرفاته الجميلة وأخلاقه الحميدة بين أزواجه صلوات ربي وسلم عليه وإن إحداهن لتهجره اليوم حتى الليل وإن إحداهن لا تكلمه حتى يظل قضبان صلوات ربي وسلم عليه ما هذا ما ضرب إحداهن بيده أبدا وكان غضبه معتدلا وعفوه معتدلا وكان لا يغضب إلا في محله صلوات ربه وسلامه عليه وقد قص علينا عمر بن الخطاب رضي الله تعالى نرضاه قصة امرأتين اللتين قال الله سبحانه وتعالى فيهما في سورة التحريم إن تتوبا فقد صغت قلوبكما فقد صغت قلوبكما وما عائشة وحفصة بنت عمر بن الخطاب رضي الله تعالى أو أرضاهما فلما بلغ عمر مقالته إلى أن قال وكنا معشر قريش نغلب النساء أي لا ندخلهن في أمورنا ولا يتدخلن في شيء من أمورنا فلما قبلنا المدينة إذا قوم تغلبهم نساؤهم فإن الرجال بالمدينة يسكتون لأزواجهم فالأزواج يتكلمنا وبعولتهن وبعولهن ساكتون على ضد عادة أهل مكة لذلك قال عمر فطفق نساؤنا يأخذن من عدد نساء الأنصار وفي رواية فطفق نساؤنا يأخذن من عرض نساء الأنصار أي من عقل من ديدن من شمشنة نساء الأنصار وبهذا سخر سخب وسخب وصاح عمر على امرأته يوما وأغلظ عليها في الكلام فراجعته فأنكر عمر ذلك فقال أتراجعونني فقالت له لما تنكر أن أراجعك وإن ابنتك لتراجع رسول الله صلى الله عليه وسلم وإن أزال صلى الله عليه وسلم ليراجعنه وإن لا لتأجره اليوم حتى الليل من هنا خاف عمر على ابنته حفصة رضي الله تعالى عنها وأرضاها قال فجمعت علي ثيابي فنزلت فدخلت على حفصة فقلت أي حفصة هتراجعين إيه. رسول الله صلى الله عليه وسلم هترجع إهداكنا صلى الله عليه وسلم الليلة اليوم حتى الليل فقالت نعم ها قال عمر يا حفصة لا تستكثري رسول الله صلى الله عليه وسلم ولا تكلميه ولا ترجعيه ولا تعذريه فإن رسول الله صلى الله عليه وسلم ليس عنده دنانير ولا درهم فإن كان لك حاجة حتى الدهن فسليني بارك الله لكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وبهذا نصح عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه ابنته زوجة رسول الله صلى الله عليه وسلم وزجرها ثم رجع من لبيته وبعد أيام جاء صائب عمر إلى إشاء فضرب باب عمر ضربا شديدا فلما تبات عليه آل البيت قال أثمه النائم أي صاحب البيت خرج إليه عمر فقال ماذا حدث يا صاحبي فجاء غسان لأنهم كانوا ينتظرون ملك الشام وكان ملكا عظيما شديدا تنعم الخير لتنذر رسول الله صلى الله عليه وسلم واصحابه فقال له اوس بن خولي لا بل هو اعظم واعون من غصان طلق رسول الله صلى الله عليه وسلم نساءه خاف عمر فقال ها خابت حفص وخسرت وقد زجرتها ولم تنزجر ونباتها ولم تنتبه ووعظتها ولم تتعب ها فبهذا صلى عمر بن الخطاب رضي الله تعالى عنه صلاة الفجر ببيت رسول الله صلى الله عليه وسلم فبدأ ببيت أم سلمة لقرابتها منه رضي الله تعالى عنهم أجمعين لكن أم سلمة رضي الله تعالى عنها أسكتته وسكتته بقولها تدخل في كل شيء حتى بين رسول الله صلى الله عليه وسلم وأزواجه إنا لنكلمه وهو زوجنا فإن تحمل ذلك فهو أولى به وإن نهانا عنه كان أطوأ عندنا منك وبهذا ندم بن الخطاب ندامة شديدة على قوله هذا بيد أن الله سبحانه وتعالى عذره لأنه على الحق وأنه صوت القلب رضي الله تعالى عنه وأرضاه من هنا نقف إن شاء الله تعالى ثم نستمر فيما حدث بين ابن الخطاب رضي الله تعالى وبين آل المسجد وبينه وبين رسول الله صلى الله عليه وسلم حتى نتبين من سبب اعتزال رسول الله صلى الله عليه وسلم نساءه في ذلك الوقت فنسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك داء الدين اللهم ربنا دمر آداك داء الدين اللهم ربنا كلنا نصيرا ومؤيدا يا أرحم الراحمين اللهم ربنا انتقم لبرك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وفقنا في جميع أمورنا وأنت موفق لكل خير وأنت على كل شيء قدير اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أكرم الأكرمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وصلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة صية ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا